إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ibadallah dájúdájú gbogbo ọpẹ́ tí Ọlọ́run Ọba nìkan ṣoṣo ni an yi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni awa yana lọ́wọ́ rẹ̀ awa àforíjì Ọlọ́run Ọba àwa àbòdí Ọba níbi aburú àwọn asẹ́wà àti aburú ẹ̀mí wa dájúdájú ẹni tí Ọba subhanahu wa ta'ala bá ẹni tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala bá sí sí lọ́nà kò sẹ́ni ká tó lè tọrọ ẹni bẹ́ẹ̀ sọ́nà mú ń jẹ́rí pé kò sí nǹkan ká tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní kasoso mú sí jẹ́rí pé annabi wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú bá níbi àwọn nǹkan tí Ọlọ́run bá ṣe ní ọ̀ranyàn lórí wa ẹ jẹ́ ká páyà Ọlọ́run bá nípa bó láti jọ́sìn fún Ọlọ́run bá subhanahu wa ta'ala ibadallah ó ṣe pàtàkì púpọ̀ kíyàn jọ́sìn fún Ọlọ́run bá lórí ìmọ̀ kíyàn wá ìmọ̀ bó ni èyí ó ti ṣe jọ́sìn fún Ọlọ́run bá subhanahu wa ta'ala kí ni tọ́lọ́run bá subhanahu wa ta'ala ń fẹ́ èwo ni ò fẹ́ ibadallah ìmọ̀ yí lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi gbé àwọn èèyàn gáwó yarfa'ullahu alladhina amanu minkum walladhina utul ilma darajat ọlọ́wọ́ bó gbé àwọn tó ṣe pé wọ́n gbàgbọ́ ọlọ́wọ́ bó gbé wọn ga láàrin àwọn tó bá ní ìmọ̀ àwọn tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala jogún mọ̀ fún tí wọ́n lò tó ibadallah ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó gbà wá níyànjú ní pé káwá ìmá kódà nábi sallallahu alaihi wasallam sọ pé la hasada illa fi ithnatayn kò sí pé yàn jọ wúyàn àyàfi níbi nǹkan méjì o gbogbo owó tẹ́yàn máa ní tí ẹ bá ti ṣe nǹkan méjì yìí batilun mardud rajulun atahu Allahu mala ẹni tọ́lọ́wọ́ bá gùn lówó fasallatahu ala halakatihi fil haqq iná kwàkwà sójú ọ̀nà dáadáa bó bá ṣe nǹkan bíbá ìbó bá kọ́ mọ́sálásí ta yóò tún gbẹ́ kànga yóò tún fáwọn aláìní yóò tún fẹ́ni tí ó béèrè ìwọ̀n náà sójú ọ̀nà dáadáa annabi sallallahu alaihi sọ pé irú ẹni bẹ́ẹ̀ ló bùkátà sí kí èèyàn bákanáà wà rajulun àtẹni tó ṣe pé atahu Allahu ilma ọlọ́wọ́ bá fún níma atahu Allahu ilma ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fún níma fahuwa yaqdi biha ìmọ̀ yìí wá ní fi ń dájọ́ wa yu'allimuha nísìn kọ́ àwọn èèyàn ìwọ̀n ní tí a máa ń inta nabi sallallahu alaihi wasallam sọ fún wa nìyẹn ìdí ni pé innama yakhsha allaha min ibadihi al-ulama ẹni tí ó páyà Ọlọ́run bá nínú àwọn ẹrú rẹ̀ ẹni tó nímọ̀ ni onímímọ̀ ni bákan náà ibadallah bóòlì yóò sì jọ́sìn fọ́lọ́wọ́ bá bí ọba nímọ̀ ìjọsìn lẹ́yìn ó lè yàn ṣe bẹ́ẹ̀ sí rí nǹkan mí ni ó mọ́ ṣe Ọlọ́run ni ó lóhun pé nǹkan míì ni ó mọ̀ pé yàtọ̀ sọ́lọ̀ ọba àìmọ̀ká nínú àwọn nǹkan tó fa tí ṣe ìtọ́nù fi rọ́mà nẹ́bí adama fàníyàn kódà àìmọ̀ká ló fa ẹbọ ibadallah abdullahi ibn abbas radiyallahu anhu ó ní ní ìgbà nẹ́bí Nuh àbíkó tó síwájú ìgbà nẹ́bí Nuh àwọn èèyàn kan wà tán jẹ́ àwọn èèyàn rere nígbàtí àwọn ẹni yìí tí wọ́n wá kú àwọn èèyàn wò pé ah ikú wọn yìí bà wá púpọ̀ kí wá lálẹ́ sí àìmọ̀kẹ́ǹkan ló kọ́kọ́ débẹ̀ yàn gbẹ̀yàn ẹjá gbẹ́ èrè sáwọn àyè tán máa ń jòkó sí láyé kábà fi lè máa rántí táwọn kú táwọn generation mi ń wá tí wọ́n lẹ́yìn hatan darasa al in tí Abdullah ibn Abbas sọ nìyẹn títí tí ma fi tó fi wáìb tó fi sàdánù wọ́n wá bẹ̀rẹ̀ sí fa'ubidu wọ́n wá bẹ̀rẹ̀ sí jọ́sìn fún wọn àìsí ìmá ló kọ́ àwọn èèyàn ṣẹbọ ibadallah ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí tó ṣe pé tí ìmá bá dọ́dọ̀ rẹ̀ pé à in tó ń ṣe yóò sínú islamu ma pẹni tó wà nínú sàárè ma pín ká bóyá kò bá ti ẹ̀gbọ́ ṣùgbọ́n kò wá ìmá bẹ́ẹ̀ ni kò wá ìmọ̀ olódó Ibadallah in tí ìjọsìn yóò fi nítumọ̀ ní kíyàn wá ìmọ̀ in tí èyàn ní fi sasé dánú oníkíyàn wá ìmọ̀ pàápàá jùlọ àwọn àmà tó jẹ́ ọ̀rọ̀ àyàn ilé ìtẹ́ kọ́kọ́ ó dada nka to ni ò ní mọ̀ gbọ́dọ̀ هذا معلوم من mi بالضرورة in tó yẹ kí yàn mọ̀ ní dandandandan nú ẹ̀sìn ní kìí ṣe tí ẹ pé àwọn olùmọ̀ ló àbí àwọn masáìlì àwọn alámọ̀rí tí ó wọnú ni ara ó gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí ni mi in ta provision ó gbọ́dọ̀ àwọn nǹkan wà tó gbọ́dọ̀ mọ́nú ẹ̀sìn ọlọ́wọ́ bá tó sì pé ọ̀nà ẹ̀yẹn ní ògbúrọ̀ mẹ́mẹ́ bẹ́yẹn bá déwájú ọlọ́wọ́ bá tó bá ní àyín mẹ́ni ọlọ́wọ́ kò tó láwíjàre o tí ẹ bá déwájú ọlọ́wọ́ bá pé àyín èmi ò mọ̀ ní ládàrọ́ ìtawà látàlẹ́ìt in tí wọ́n sọ fún ọ̀nìyàn pé à ó mọ́ ò sì kọ́ kọ́ èmi kan gbọ́ táwọn èèyàn ń wí nǹkan èmi náà kan ń wí ní ìbáraláà ìmá ṣe pàtàkì o ìmá àwọn nǹkan tó jẹ́ ọ̀rọ̀ èèyàn pé ah báyìí ló ṣe ká ṣe ọlọ́ọ̀bá nìkan ló yẹ jọ́sì fún a gbọ́dọ̀ jọ́sì fún nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́ọ̀bá ba ìmánìyàn jẹ́ ok lára tó lè ba ìmánìyàn jẹ́ ni pé kí ẹ máa jọ́sì fún nǹkan mi ok àwọn ọ̀nà wo lèyàn fi ń gbà jọ́sìn fún nǹkan mí kó wá mọ̀ kó wá ní ah ìmọ̀tọ́lọ́wọ́ bá ṣe lọ́nà yẹ lórí rẹ̀ ni àbíbákanáà ìmọ̀ àwọn sẹ́tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣe lọ́nà yẹ lórí wa ìwọ̀n ẹ̀mà àrùn lè yóò mọ̀ kírùn lójúmá ẹlòmí sì ti ń kírùn láti ọgọ́rùn ọdún ọdún bẹ́ẹ̀ ni kò mọ̀ núkí láti ogójì ọdún yàrí láti ogójì ọdún ọgọ́ta ọdún ẹlòmí tí ń kírun bẹ́ẹ̀ sì ni kò mọ̀rún kí ọjọ́ ó sì kí ilẹ̀ márùn-ún lójúmọ́ anábi sallallahu alaihi wasallam orí alákùnrin kan tó kírun bálúbálú ó kí bọ́pọ̀lọpọ̀ èèyàn sí máa ń kí lásìkò wáyé àbí títí ẹ̀gán tún dáa ju ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ lásìkò wáyé Ànábì sallallahu alaihi wasallam wá ní a ah, irji' fa salli padà lọ kó lọ kírun sẹ́ fa innaka lam tusalli ó tí kírun ó tún lọ ó tún kí básubásu náà ó tún padà wá Ànábì ní irji' fa salli padà lá àní padà lọ kó lọ kírun ẹ fa innaka lam tusalli ó tí kírun mélòó mélòó yìí ìwọ náà padà lọ kírùn sẹ́ fa innaka lam tusalli torí pé wọ́n gan náà tí kírùn Ibadallah yán gúrò ní ma ń pa bóòlẹ̀ yóò ṣe jọ́sìn fún Ọlọ́run Ọba àìmaka alimamu Shafi'i rahimahullahu ta'ala àìmaka yìí tó bá ṣe pé àbí mamduhan mutlaqo tó bá ṣe pé àìmọ̀kan in tá ma ń yìn ní gbogbo ìgbà ní pé ah, kò mọ̀ ní ẹfílẹ̀ lakana afdala min al-jahl yóò lakana afdala min al-ilm yóò lọ́lájú ìmọ̀ lọ so yóò lọ́lájú mọ̀ lọ́túnmọ̀ pé tó bá mọ̀ ó dáa náà ṣùgbọ́n ó ah, kò mọ̀ ní tòótọ́ àbí àìfẹ́mà tí àìfẹ́mà bá tún wà lára àìmọ̀kan kò ní túnmọ̀ ń gbà wọn kò sí aláǹfàní o kò fẹ́ mọ̀ ní lápẹ̀rẹ́ ń sin ó délu tuntun nínú tó yẹ kí mùsùlùmí sọ́ra fún ni pé ibo ni in tó wọ́n ma jẹ in tó wọ́n ma lò sí kó jẹ́ halali bọ̀ kò fẹ́ mọ̀ òun kàn ó kàn lù gbogbo bí tó wù náà ni ó wá ti lò bí ọdún márùn-ún ìgbà tí ó wà padà mẹ́ wọ́n sọ fún pé àà ah, alájì ilé oúnjẹ tẹ́ẹ̀ tí ń jẹ ohun ẹlẹ́dẹ̀ wọ́n ma ń pa ń bẹ́ẹ̀ ẹni àwọn ah, ọmọ kíníkà kíníkà o kò fẹ́ mi tí yẹn bá kọ́kọ́ débì kan ni yóò kọ́kọ́ wò pé ẹ́dàkùn ibola àwọn ọ̀nà wo ló dẹ́mọ́náìtẹ̀ lè mẹ́rin bẹ́ẹ̀ àbí ibo mo ti lè ṣe lè ibo mo ti lè ṣe lè irú ilé ìgangan mo fẹ́ ṣe o sẹ́wọ̀n pé yóò bèèrè kò sí àìfẹ́ ẹni tó bá gún ní kún bí ìrántí èmì ọlọ́wọ́ bá fa inna lahu ma'ishatan dọ́nkà ìṣẹ́mí rẹ̀ yóò fún pínpín ayé ìnira ni ó gbé wa nahshuruhu yawma al-qiyamati a'ma a tún wá gbé dìde lójú ọgbẹ́ndẹ̀ láfọ́jú ibadallah ìmá ṣe pàtàkì pàtàkì gẹ́ láyé mùsùlùmí so musulumi lára àwọn nǹkan tí Ọlọ́run bá subhanahu wa ta'ala ń kìlọ̀ fáwa òun náà ni pé dímà ta bá ń ka suratul fatiha lójoojúmọ́ gbogbo bàlá máa sọ pé ghayril maghdubi alayhim waladdallin ṣe ráwọn méjèèjì yìí ìmàníọ̀ al alayhim àwọn tí wọ́n nímọ̀ tí wọ́n olónù àwọn tí wọ́n nímọ̀ tí wọ́n oló àwọn yahudinu ìmá ń bẹ kódàdó ní ọlọ́wọ́ bá tún máa mà tún fẹ́ fi jẹ́ kó jáde hùn fún wọn ni nípa àwọn tíra àwọn annabi ọlọ́wọ́ bá yìí ń bẹ pẹ̀lú wọn bọ̀ síbẹ̀síbẹ̀ náà wọn ò ní lò wọn ò ní gba òdodo so wọ́lá dọ́lín àwọn tó ti nù àwọn ilé ìwọ̀n jọ́sìn fọ́lọ́wọ́ bá lórí àìmọ̀ká àwọn nasọ́rọ̀nù àwọn jọ́sìn fún ọlọ́wọ́ bá lórí àìmọ̀ká ni so èyàn wọ́n ń wá ìsọ́dí ọlọ́run ọba láì mẹ́yẹ ìgbà lójúmọ́ kó ń bí eléyìí kó tún wá sí pé bẹ́ẹ̀ náà lèyàn tún wá padà padà sí in tó jẹ́ ọ̀ràn èyàn èyàn gbọ́dọ̀ wá ìmọ̀ ń pa rẹ̀ pé ó wọ́n ní agbáwẹ̀ kí làwọn nǹkan tó dé kí làwọn nǹkan tó àwọn náà lọ ájì ni kódà gbogbo tẹ́yàn ó ṣe gbogbo gbọ́ rí gan òun náà wá ń ṣe báṣubáṣu in tó wá ti ráwọn èèyàn tán ṣe òun náà wá ń ṣe aláìníkan ṣe lélẹ̀ ẹni tó kàn fẹ́ dáwó sígbó ìmá ṣe pàtàkì yá ibadallah bákanáà lára àwọn nǹkan tó ṣe pàtàkì kíyàn máa bí onímímà ọlọ́wọ́ bá ní fas'alu ahla dhikri

so bóyá tí ń ká bóyá ọ̀tọ̀ ní tó ẹ̀kú ká so yí tí ò bá yẹn yóò tún béèrè in tí ma tún fún ìmá ṣe pàtàkì débi pé Ọlọ́run ọba mọ̀ pá ní bùkátà sí Ọlọ́run ọba wá mọ̀ mọ̀ pé àwọn kan mọ̀ wà náà ló mọ̀ pé àwọn ni ó mọ̀ jẹ́ olùmọ̀ Ọlọ́run ni fas'alu ahla dhikri ẹ máa bi àwọn tán náà ẹlùmí ò sì tún gúrí pé ààrùn ah, bí tá ní òun mọ̀ náà òun ká English translated ń ka translated ìgbé ibi translated lòun ti òun lọ sí ibi translated tó bá ti ka translated yẹn òun mọ̀ subhanallah al'azim ibadallah lẹ́yìn bá tí a bá wá ìmọ̀ tó jẹ́ ọ̀rọ̀ àyàtá ọlá tó wá ń bẹ fún ìmọ̀ ó yẹ kó tún wá máa léèyàn láti pé kíyàn tún wá máa wá ìmọ̀ sí i tí a bá ti wá ìmọ̀ in tó jẹ́ ọ̀rọ̀ àyàn ibi ọ̀rọ̀ àyàn ní kí a ti bẹ̀rẹ̀ ibi pé kí ni tí ń ṣe tí ó da islam rú mami lọ́wọ́ kí n lè ma ibẹ̀ ní kí ìmọ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo ìmọ̀ tí ó bá sì bẹ̀rẹ̀ ń bí kò lè láǹfààní ọ̀ ìmọ̀ pé

anábi sallallahu alaihi wasallam sọ débi pé sẹ́ẹ̀rẹ́ ni tó bá jẹ́ oní mímọ̀ gbogbo tó wà láyé ní ọmọ sàdúwà fún àti sánmà anábi sọ débi pé kódà àwọn ẹja àwọn wéèlì tí ń bẹ nú odò àwọn odò ńláńlá wọ́n mọ̀ bẹ̀rẹ̀ ọba fún ni torí bí oní mímọ̀ ní tún ayé sí lára asẹ́ tó lọ́wọ́ bá gbé fún wọn nìyẹn pé àwọn yóò mọ̀ tún ayé sí wọ́n ma pa àwọn ìyàsá kìí sí pé ẹ má ṣe léyò ẹ má ṣẹbọ eléyìn tó bá dúró ti sẹ́ tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi ràn ibadallah anabi sallallahu alaihi wasallam tó sọ fún wa pé gbogbo ẹni tó bá rin ojú ọ̀nà kan lẹ́ẹ̀kan lọ́sẹ̀ nìkan ìwọ náà kan jòkó pé tọ́ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tí ò kọ́ yẹn kọkúkọ́ tí ò ní sọ́yàn di pé kọ́sọ́mà rẹ̀ o so yí wọ́n pẹ̀ ó wá máa kọ́ mi ní gbogbo ohun ń sọ fún wa mímbà rí pé ká má lákùn kọ́ mi ma wá kọ́ mi ó jẹ́ sátidé sátidé náà ni in tó bá fẹ́ máa fún ọ ní wọ́n bẹ̀ pé ah, kèése nǹkan ìmọ̀ ní ń wá lójú ọ̀nà yẹn látara ó bàbà rẹ̀ sí ọlọ́ọ̀bá èyàn bàbà ọlọ́ọ̀bá ní ma fi ń wá ìmọ̀ èyàn bàbà rá pé ah ọlọ́run sì so dídí ẹ̀sì kalẹ̀ èmi sì ń ṣe dédédé èyàn bàbà rá ọlọ́ọ̀bá ní pé ó oh, èyàn wúlọ̀ wá ìmọ̀ ń pa ẹ̀sìn man salaka ṣe rí látara ojú ọ̀nà tí ń rìn tí fi ń wá ìmọ̀ yẹn lọ́lọ́wọ́ bó fi ṣe ìrọ̀rùn fún láti wà aljanna ọlọ́wọ́ bá kódà bó jẹ́ pé ah, ìráyé púpọ̀ bọ̀ mo ti mọ̀ pé àwọn nǹkan tí ó ba Islam jẹ́ wọ́n sọ lórí khutbah in tẹ́tẹ̀ dé bọ́n bá sì ti sọ ìmúlò lára pé yẹn ń wá mẹ̀nánù lára pé yẹn ń wá mẹ̀nánù in tó fi ṣe pé in tí ó sàwọn èèyàn láǹfààní ni kí yẹn máa sọ fún wọn kéde pé ma wá politics pé kódà ẹlòmíì gbogbo tí ń ṣẹlẹ̀ lórí politics nínú politics orí mímbà ní tí ma ń ma update àyẹ́ ń darí àwọn èèyàn sáyé nù kódà kí ma mú wa ma ẹ̀yẹ ráìsí sí ibo lè yẹn ti àwọn èèyàn lọ́wọ́ yẹn àwọn èèyàn tó wọ́n ò bá sí mọ́sálásí ayé náà wọ́n ń àsìkò tán fi wà ń kéyàn bá wọn sọ̀rọ̀ Ọlọ́run Ọba ìmọ̀ ní o àbí kéyàn kọ́ wọn kan nóòmà ibi ah eléyìí ò tọ́ ah eléyìí tọ́ in tẹ́yìn ó fi níyì wọ́n jù Ọlọ́run Ọba nìyẹn ibadallah ajika babara imadallah li wa lakum fil qur'an karim ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد علي بن أبي طالب said, May Allah mercy be upon him. كفى بالعلم ilmi It is enough for knowledge as an honor. أن أن يدعيه من لا يحسنه. That someone who is not knowledgeable will even claim knowledge. It is enough as a virtue for knowledge that someone who is not knowledgeable will claim to be knowledgeable. He has never read it, he will say he has read it. وَكَفَى بِالْجَهْلِ ذَمَّنْ And it is enough uh, uh, for ignorance as being blameworthy. أَنْ يَتَبَرْوَأَ مِنْهُ مَنْ هُوَ فِيهِ That someone who has ignorance in himself will even claim, no, I am not ignorant. So it shows that that thing is blameworthy. So it shows that that thing is not, is not something good. A person has to seek knowledge of the religion. He has to save himself from things that can destroy his disease. And i'lamu ya ra'akumullah. And know me Allah subhanahu wa ta'ala bless you. That inna Allah la yaqbidu li'ilma intiza'an min suduri al Allah will not take the knowledge by stripping it away from the heart of the people. No. ولكن يقبض العلم بموت العلماء Allah will take away the knowledge by killing the scholars when the scholars when they die the knowledge will start dissipating and and it will start diminishing حتى لم يبقي عالما it will get to a time that no scholar will remain on the face of earth so that is why you have to learn now while it, the, it is still available حتى لم يبقي عالما ittakhadha an-nasu ru'usan juhala people will take ignorance as leaders ignorance will lead them in salah ignorance will distribute their wealth will apply the law of inheritance on them so fadallu they will they will go astray wa adallu and they will, they will, they will take people away also ibadallah Let us start from the basic knowledge. Even if it's just an hour in your, in your week, an hour in your week, seeking knowledge, just seeking knowledge of how can I get to Allah safe and sound? How can I get to Allah while I'm still a Muslim? It does not suffice to just say, uh, Muslim, we enter Jannah. Ah, subhanallah. That is what, that is what Allah subhanahu wa ta'ala said. Tilka amaniyuhum Those are just your aspirations. That is what the Jews and the Christians they said. No one will enter Jannah except once you're just a Jew or Christian, will enter into Jannah. Tilka yuhum. That is your aspir aspirations. Bal man aslama wajhahu lillah. The one who will enter Jannah is the one who submits his face to Allah. Wa huwa muhsinun. And he's also a good doer. Fattakullaha ya ra'akumullah. واطلبوا العلم ولا تكونوا من الجاهلين اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أمنا في أوطاننا اللهم انصر ولاة أمورنا اللهم اهديهم الى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم اجثنا يا رب العالمين اللهم اجثنا اللهم اجثنا يا رب العالمين اللهم ارزقنا رزقا طيبا اللهم فرج عنا كروبنا يا رب العالمين اللهم آت نفوسنا تقواها اللهم تقبل صلاتنا اللهم تقبل ركوعنا اللهم تقبل صيامنا اللهم اجعلنا من الفائزين يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد